ثم الصلاة والسلام على رسول الله <clears throat> وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين ودقفوا الله سبحانه وتعالى أترى أبكم تأتيكم النبي محمد صلى الله عليه وآله وسلم بتي أشياء لا ṣe àlàyé fúnra

so àbótẹ̀ tí wọ́n bá débi wípé in fact ẹ̀sìn tán ń ṣe gan ẹ̀sìn yẹn náà tàbáníkàwò náà òdodo náà ni ìwúrin tó bá níwú ìgbàgbọ́ báyìí ò kìkí ń ṣe mùsùlùmí òun gẹ́gẹ́ fún ààrẹ náà ti di kèfèrí gẹ́gẹ́ bí àwọn tó lóhun ògbà ní kèfèrí yẹn so ló fi léwu because ẹ̀sìn ẹ̀yọ̀kan tó wà lọ́dọ̀ ọlọ́wọ́ ọba òun náà ni ẹ̀sìn Islam bóòlù sọ wá rí èyàn tí ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó tuwa ní rárá musulmi lòun náà den kí wá ní sẹ́tà nàbí wá sí láyé gbà náà sallallahu alaihi wasallam kí ní sẹ́tà nàbí wá sí láyé sallallahu alaihi wasallam nígbàtí ànábì ti dé gbogbo tí bá ń jẹ́ ìjọsìn fọ́lọ́run ọba ó ti wà eh, abrogated wọ́n ti parí ẹ̀sìn islamu ti so ló fi jẹ́ pé àfikà gbọ́ ẹ̀sìn wáyìí àwọn tó ma kìí ṣe kèfèrí kìí ṣe kèfèrí àwọn tó abẹ́ gbọ́ òdodo dájọ́ o èyàn tó bá ti ń ṣe bọ́ ó kílẹ̀ pé ẹlẹ́bọ náà ni ẹlẹ́kẹ̀ẹ́gẹ́ táwà mú ní pé mọ̀ ní i'taqada anna ghayra hadiyi nabi sallallahu alaihi wasallam akimalu min hadiyi eléyìí ó pàtàkì gan ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n mọ́ ń kó sígun kan báyìí àwọn tó bá ní ìgbàgbọ́ èyí tó bá ní àdìsọ́kàn wípé ìmọ̀nà lùmí tó yàtọ̀ sí ìmọ̀nà nẹ́bì akimalu min hadihi ìmọ̀nà yẹ dájú ìmọ̀nà nẹ́bì lọ àwọn anna hukma ghayrihi àbúgbà wípé ìṣèdájọ́ àwọn ẹlùmí ìdájọ́ òfin kan táwọn kan gbé kalẹ̀ tí wọ́n gbélẹ̀ eh, rán kàlẹ́dì yóò fàdìlò hukmọ̀ tọwàgìtì ala hukmihi bí àwọn tí wọ́n gbọ́lá fún àwọn òfin àwọn òfin tọwàgìtì àwọn òfin kùfùlìyàt àwọn òfin àgbélẹ̀rọ táwọn kan tí wọ́n gbélẹ̀rọ wọ́n gbọ́lá fún lórí ẹ̀sìn Islam fahuwa káàfirun kèfèrí lélẹ́yìí àwọn òfin láwọn òfin tọwàgìtì bí àdèmokratíyà democracy alìṣtìrọ̀kíyà capitalism aliberaliya liberalism al'almaniya a almaniya ni secularism ṣe bá yà bí marxism leninism gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn al'akam alwadoriya àwọn òfin àgbélẹ̀rọ bẹ́l alimudọ́ọ̀dà ní islam àwọn òfin tó forí gbá islam gbà báyìí gbogbo òfin yìí kò sí ìjọ òtakò fi annabi ní ogun sallallahu alaihi wa alihi wasallam ó takò fi annabi akidatan wa manhajan wa sulukan wa akhlaqan gbogbo ojú fọ́nà ló fi takò ojú ọ̀nà nabi sallallahu alaihi wasallam níbi akida tẹ́sìn fi kalẹ̀ ní ó takò mbẹ̀ níbi ojú ọ̀nà tánàbí là kalẹ̀ ní ó takò mbẹ̀ níbi àwọn ìwà tánàbí àmà wuri àwọn capital punishment àwọn òfin yìí tako Islam ní gbogbo bẹ̀tẹ̀ yẹnyẹ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹkawo a demokratiya gbogbo ní demokratiya gbogbo gẹ́gẹ́ lọ́tíwá demokratiya òun làwọ́ gbagimọ́ jù because oní dàmà wà ní duwa àti gbogbo olú tó bá ń tẹ̀lé system of government àwọn United Kingdom kí ló kọ́kọ́ fa demokratiya na secularism kí ló fa secularism náà o ní pé ní àwọn bí tí o bá ti mọ́ sọ́wọ́n bí i 400 years back sí 500 sí 600 lọ sẹ́yìn báyìí ní gbogbo Europe church ló rúlé Europe alkanisatu hiyallati tahkum Europa nǹkan tó ń rúlé Europe church ló rúlé Europe pope tẹ́ wọ́n lè ní tó wà ní Vatican tó kẹwà Vatican bẹ̀rẹ̀ tí ò wúlò mọ́ nígbà yẹn tí pope bá sọ̀rọ̀ kan báyìí gbogbo ayé bí ipò ni mufti gbogbo àwọn Christian gbogbo everywhere around the world ni church ní àgbákò agbára kí wá ló ṣẹlẹ̀ ní pé àwọn church fathers àwọn referent ní gbogbo wọn ni wọ́n ń jẹ́wó àwọn èèyàn lọ́nà àìtọ́ wọ́n dẹ̀ ń sáàbù sí àwọn èèyàn wọ́n dẹ̀ lu agbára because gbogbo everybody kó àwòbá jẹ́ president abẹ́ pọ́pùlówà kódà gbogbo ẹ̀ àwọn scientist tó bá kàtàn dáadáa wọn máa pa wọn wọ́n gbà kó ní dẹni wọn wọ́n sí lè jọ ìrìn méjì mọ́ra wọn ó wá múná jáde onídẹ́lélé yìí wọn àpádànù ni torí wọ́n wà street because catholic ni wọ́n ẹkìrísìn làwọn church catholic àti protestant gbogbo àwọn yòókù wọ́n bí ọdá catholic gẹ́gẹ́ lọ́gá ọgbọ́n wọn kódà because òun gẹ́gẹ́ náà ni roman christianity abridged fashion tán adopt ti roman empire adopt christianity

wọ́n mójú tó bẹ́ bọ̀ ó ti lè jù because ẹmọ̀ kì í ṣẹ̀sìn àdẹ́ ìfẹ́ nínú fi ń ṣe kí ló ṣẹlẹ̀ ní pé àwọn èèyàn rebel against the church mọ́ sí sideline church ni ìbẹ̀rẹ̀ náà wá bẹ̀rẹ̀ secularism kí ni túnmọ̀ secularism onígbìn almaniya o ní pé fásilù dín àni dáúlà fásilù dín àni dáúlà o ní pé ẹ̀dúó ẹ̀ka sí báyìí ẹ̀sìn ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀ ó dàbí tá fi yẹjú ẹnu nítorí gbà yẹn ẹ̀sìn ló ń rú lùlú the same thing tó ṣẹlẹ̀ láwọn ìlú mùsùlùmí náà gbà yẹn ní gbogbo àwọn time of Mamluk Empire then lẹ́yìn gbà yẹn Ottoman Empire before gbà yẹn àwọn Seljuk Sajaliko before then àwọn Abbasiyun before gbà yẹn àwọn umaya, Banu umaya, gbogbo àwọn state ta sọ yìí ẹ̀sìn ló ń rú lùwọ́ ẹ̀sìn wa rìsítẹ̀ ìsọ́gbùn gbogbo tí nígbà khalifa àwọn olóyè mùsùlùmí tó bá dájọ́ mú kọ́kọ́ pé àwọn àfáà ni àwọn kùdọ́ọ̀tù ẹ̀yà àfáà ẹwà àwọn olórí gẹ́m bẹ̀lábí àwọn àfáà ń gbà ọ̀nà nígbàtà àwọn fóò ti yà oníjẹkújẹ alátẹnujẹ rádàrádà tán yà lé ní àwọn olórí ń bẹ̀lábí àwọn àfáà ní bẹ́ẹ̀ni wọ́n mọ́ sọ́wọ́n ìntàfàbà ti àwọn àfáà ní ó ṣe fàtíwá lágbàjá ẹ̀pá so gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ló ṣẹlẹ̀ ní Europe but àwọn èèyàn in tó dẹ̀mọ́ ṣẹlẹ̀ sáwọn èèyàn wípé àwọn èèyàn mọ́ ń fẹ́ kí nǹkan lose kàmọ́pàá àwọn èèyàn fẹ́ kí nǹkan strict wọ́n fẹ́ kí nǹkan lose ṣẹ́gbà sí wà láyé báyìí tó ní kálùkù sí ètò wùn ní táwọn èèyàn mọ́ ń fẹ́ nù tó bá ti di pé restrictions ti ń pọ̀ jù àwọn èèyàn nígbà mọ́ ah, yóò di pé kí ni ah, ẹwọ́ because àwọn tó fẹ́ bá ejò ní rìbàjẹ́ mọ́ kí ló ṣẹlẹ̀ ní wípé àwọn abẹ́rẹ̀ secularism wọ́n ni first lu din and idolati ẹjẹ́ ìṣèlú ọ̀tọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ whereas ẹ̀sìn ló lè bá wà tẹ̀lú ìgbà iná sideline church kí ní wà bẹ̀rẹ̀ sí mọ́ go ní Europe ó bẹ̀rẹ̀ ní Europe díẹ̀díẹ̀ gbogbo àwọn United Kingdom gbogbo kò sí ẹ̀sí USA tí wọ́n gbogbo ẹ̀yẹn àlú ah, tó ti wọ́n gbogbo bí Denmark àwọn bí Switzerland àwọn bí Finland àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ báyìí àtàwọn mìíràn ṣá alimohim oníkẹ́kì ní àbẹ̀rẹ̀ sí mọ́ fẹ́ káàkiri àwọn kí ní ẹbí àwọn nǹkan tó pọ̀ gan nídá secularism ẹgbàtà ti lé us kò nínú òdú pé tí ó rẹ́sìn o kò ní kọjá orígun mẹ́rin sọ́ọ̀sì o wà rí bá ṣe ṣètò ayé tiwa ọlọ́nkọ́ ní ó dá sẹ́yìn fáwà àwọn alámọ̀ sí fúnra wa kí ní abẹ́rẹ̀ due to kí due to colonialism lẹ́yìn first world, first world war ó di pé wọ́n nídi àwọn ìlú tó ti ṣubú tẹ́lẹ̀ wọ́n nídi resources láti build àwọn ìlú yẹn padà àwọn ìlú bí France ní ti Germany ti wọ́n lẹ́fù wọn tányẹn ìlú yẹn gbogbo wọ́n fẹ́ rebuild padà ló fa colonialism ló fa pé wọ́n wo àwọn African countries àtàwọn East Asia eh, kínágbé Middle East Asia nẹ́fẹ̀ẹ́ sí mọ́ colonize gbogbo olùtẹ́yẹn láti mọ́ lọ àwọn resources láti mọ́ bí ìlú tí wọ́n padà so àwọn ìlú ìwọ́n láwọn dark histories fẹ́ni tí ò bá mọ̀ wọn làwọn ìlú yóò mọ̀jọ lójú pé à ẹ́ẹ̀ mádúrú dark history Islam ló jẹ́ ìsìdó pé kò sí dark history lọ́wẹ́yìn àwọn tó bá yá yàyàkú yà ń wọlé yàkú kò sí bí ó ṣe ní yá àwọn ọmọ ìbìbí ó ṣe ń láwọn ọmọ kátàkàdá tí wọ́n yàyàkú yà but generally o la abadan Islam remain sọ́fíà ni so nínú àwọn kan tó wá bí jáde látara kíni capitalism capitalism ń sọ fún wa pé gbogbo everybody equal distribution of property ni ẹnìkan gbọdọ̀ lóúnjẹ nìkan lọ Ọlọ́run bó pín bẹ́ẹ̀ Ọlọ́run bó pín bẹ́ẹ̀ nínú ẹni democracy democracy ni pé government of the people by the people for the people ọlọ́sìn sọ ní Kùránì pé inil hukmu illa lillah sẹ́nìkan wà tó lè máa dájọ́ fún ìtòyàtọ̀ sọ́lọ́wọ́ ni àwọn ilé ní ara government of the people ni people ni ó dájọ́ people ni ó ṣe dájọ́ Sheikh Muhammad Amin Al-Jami wọ́n ni famada abukaitum lillah kí lẹ́wà sẹ́kù fọ́lọ̀ ọba má èyàn ni ó ṣe dájọ́ èyàn ni ó lo ìdájọ́ èyàn tó Allahu Akbar ó ṣe di pé ó di pé tọ́ àwọn èyàn náà wà kí la fẹ́ dájọ́ in tó padà fa àtẹ̀sùwítù nù tán pè voting so kò sí iye méjì pé àdẹmokrati yàtọ̀ kúfùrù pé democracy o system yẹn kúfùrù ni because system ìjọba tó ti takò system ẹ̀sìn Islam ni in tí ó kàn wà ń bẹ́ òun náà ni tefsilu ìfọ́síwẹ́wẹ́ kí ni ìfọ́síwẹ́wẹ́ yẹn ìfọ́síwẹ́wẹ́ yẹn ni tó bá gbọ́yé nǹkan méjì ló kó sí ìmọ̀ sáṣe tó àbí sáṣe jù hmm? àṣẹ tó ní pé kò sí tó ṣe ìjọba democracy ah kódà àwọn tán lò gánmà pé àṣẹ làwọn lò gán òfin tí ma ń gba amendment ẹ̀dàkùn ó tún ma so ó tó bẹ̀kọ́ amend òfin ọlọ́wọ́ bá ní nígbàtẹ́ nìkan jẹ́ níláyà nígbà Muhammad sallallahu alaihi wasallam àwọn kanáà sahaba wa wọlé tó annabi lọ gẹ́bí akáwọn ti ẹ̀bá nẹ́bí kama gẹ́rọwọ́ wọ́n ti fẹ́ ha mọ́rọ̀ aitukum tukallimuni fi hukumin ha'amin fi haddin hududillah ẹdú ẹfẹ́ bá mi sọ̀rọ̀ ẹfẹ́ bá mi sọ̀rọ̀ nípa òfin ọlọ́ọ̀bá bí ṣe n kẹfẹ́ bá mi sọ̀rọ̀ ẹfẹ́ wá negotiate pẹ̀lú mi nípa òfin ọlọ́ọ̀bá wallahi law saraqat fatimatu binti muhammad la qata'tu yadaha tí fatima mọ̀ mi bá jalè wallahi gẹ́lọ́wọ́ ni òfin tí ó gba amendment lófin Islam ẹ ìgbàtẹ́ kẹ́yà àwọn tó wá lágbára àwọn ọmọ wá ṣe kíní bó láà ṣe ẹ̀já wo wo ẹ wo kíní wo wọn bí dá kíní ẹ̀nà gbogbo láàpùfẹ́ ẹ̀sìn kákọ́ yóò ẹ̀sìn kẹ́gbẹ̀ kan náà èyí elé okò bá wa yóò bà ti wá jẹ́ òfin èèyàn tá lè mọ ohun tá lè mọ ohun tá mọ ohun fún ìgbé òfin kalẹ̀ pé òfin báyìí ẹ̀tọ́ Ọlọ́run Ọba ni ó gbùdọ̀ mọ́ jẹ́ pé pẹ̀lú pé tíra Ọlọ́run Ọba àti súnnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam fi dájọ́ ni ẹ wọ́n rúfin èèyàn òfin tó máa ń yí pẹ̀lú ni ǹjẹ́ tí má bèèrè lọ́wọ́ rẹ̀ pé ta ló nímọ̀ jù nípa àhàwálù àwọn èèyàn ìjọ Ọlọ́run ni àbáwọn èèyàn ó lọ́lọ́run ni tó bá láwọn èèyàn ni oríire òpinu tó bá lọ́lọ́run ni ẹnìkẹ̀ ẹ̀ ta kàrí gbogbo wa tí má débà tí má dípá ẹwò ṣe rí èmi rí pé èyàn tó bá ti jalè lọ́dọ̀ tèmi èyàn tó bá ti jalè ẹkàn máa ẹkàn lúlẹ́gba tẹ́yìn òfin èèyàn lẹ́yìn òfin ọ̀nà ní pé ẹgbẹ́ lọ́wọ́ ni but gẹ́bà sí ma wípé àwọn yóò fẹ́ nǹkan ó ti pé kì ní ẹ̀kọ́ o ó ti pé padà ń gó ó padà ń gó padà di pé tó wá káàkiri gbogbo ayé kódẹ̀ lómi ò mọ́ ló fi jẹ́ pé a mọ́ sọ a bẹ́ẹ̀ni ìmọ̀ nípa tó ti ṣẹlẹ̀ sẹ́yìn because ibẹ̀ ló ti mọ́ ọmọ pé ẹ̀ẹ́ àà ah, ah, so gbàtàwò yẹ́ bẹ̀rẹ̀ sí ni mọ́ yìí ní ẹ̀ẹ́ lójú ẹ̀ ní òfin ní mọ́jọ tuntun lójú rẹ̀ ẹ̀rùn democracy ah, democracy bóòlò jẹ́ kúfù ah bọ̀tá democracy náà ní Nigeria tàíjọ́ náà democracy sígbàtà sí bí láftà World War II ní nígbàtà wọn lọ dùgádì tàwọn kọ́nkọ́ àtàwọn colonize ní Nigeria bẹ̀rẹ̀bẹ̀sì ní mọ́ fàwọ́ òfin ẹjọ́ jìí ó láwọn òfin mi tẹ́ iná ló tẹ́lẹ̀ káwọn fi lè tó dé ó láwọn òfin mi náà kódà láwọn northern states because ṣe pé tààfùgù islam tó ti fẹ́ láwọn bẹ̀yẹ láti lẹ̀ before kí wọ́n tó colonize àwọn náà wọ́n lò òfin islam náà ní kíná bí haúsá fúlàní sultan tán jẹ́ olórí wọn wọ́n lò òfin islam náà tó ti gbé àìmọ̀kan náà pọ̀ bóti wọ́n sì ń gbìyànjú àti lòfíta ó dá ń pa àwọn Islam lélẹ̀ ẹja lólè kó tó di pé àwa wọ sínú western world ní ìsìnmáyì tẹ́bá ń sàlẹ̀ fáwọn ẹlòmí wa mú pé western world tàà wà yìí òun gangan nípìlẹ̀ òun nípìlẹ̀ Islam nípìlẹ̀ in tí ò yé wọnú òun kọ́ nípìlẹ̀ kìní ìwá ní ibi tó ti léwu ní pé tó bá gbà ìpé ṣẹ́wàrí ẹkí wá ṣe tẹ̀fṣìlù ẹkí tó ma kàntọ́ àwọn òbí torí tẹ̀fṣìlù fọ́síwẹ́rẹ́ tó wà bẹ̀ ní pé àwọn kan ayá lásìjù ẹ ma ṣe jù ní ìwọ tó bá ti lè lo òfin yìí o kèfèrí ní ọ automatically bìdó ní tẹ̀fsí láàrin ẹ̀rọ olùpẹ̀ kèfèrí báyẹn ẹ ma jí ni ìdí ni wípé àwọn èèyàn pín sọ́nà bí mẹ́rin àbí márùn níbi ìmọ̀ lòfin èmì ìtìyàtò sófin ọlọ́wọ̀ bá àkọ́kọ́ ẹnìkan lò òfin èmì ìtìyàtò sófin ọlọ́wọ̀ bá bí democracy ó wá gbà pé òfin yìí ní fi ń dájú kò sófin kan tó dá tó democracy yìí فهذا لا يشك أحد في قلبه مثقال حبة من الإيمان أنه كافر ẹni kankan tó bá ní ọmọ náà gún ìmáni nínú ọkàn wà láìkò lè ṣe méjì pékè fìlè lè òfin lè ìyàngbà afáwà òfin islam mọ̀ ní òfin democracy mọ̀ ní ẹgbẹ́ ìmọ̀mọ̀ kí á ní islam abu consider islam as backward barbarism over barbaric hada kufrun bi ijma'i muslimin àkọ́kọ́ nù àbí bambé ìṣẹ́gbẹ̀ kan ẹ̀kẹ́jì èyàn tí ń lo òfin democracy ìwọ́n lo òfin yìí ó wá gbà pé òfin yìí o àti òfin Islam o sàwáán méjèèjì ń kọ́ sàwáù ni ọ̀rẹ́ wípé sàwáù mi sàwáù ní kéde sàwáù méjèèjì dédé ni wọ́n nǹkankan ni wọ́n ṣẹ̀rílẹ̀ náà kọ òkèfèrí ni ó sì máa fi òfin Ọlọ́run ọba ó sì máa fi kẹgbẹ́ pẹ̀lú òfin ẹlòmí ó ti lẹ́lẹ̀ kejì máa bí ẹlẹ́ẹ̀kẹta ó ní pé òfin Islam ló dájú òfin lọ àmá alèlòfin yìí náà kèfèrílẹ̀ lélẹ̀ náà because ó gbọ́dọ̀ ní i'tiqadu jawaz ó gbọ́dọ̀ gbàpọ̀fẹ̀ mi wà tó ẹka lò tó yàtọ̀ sófin Islam ẹlẹ́ẹ̀kẹrin ó lè torí pé òfin Islam ní fi dájú òfin democracy òfin rédèrèdè ni ẹ̀ kíláàsì ó gbà pé kò dá kàmọ̀lú lóòtọ́ àsí ní kò yẹ kàmọ̀lú àmọ́ kíláàsì ẹ̀ tọ́lọ ń sáànú wá nífà ẹwọ́ ó wá ń lò nítorí bí ábì ìfẹ́nú àbí torí bí rọ́ṣù àkẹtí ń gbà mẹ́ àbí nítorí àwọn èrè ayé kẹtí ń jẹ mẹ́ eléyìí kọ wùlánù kàfíruhù eléyìí àlepin kéfèrí a ní kúfúrún dúnà kúfúrín ló bọ́ sí yẹn yẹ́bọ̀ sí níbi àtàrí ibn abbas laysa al-kufru alladhi tadhhabuna ilayhi innama huwa kúfúrún dúnà kúfúrín ó ti rí tẹ̀fsí lù bára rí náà ló bí pé mistake ní kọ́ ní pé gọ́ọ̀fún àbáyé kèfèrí ni wọ́n mistake ní ó lè sọ bẹ́ẹ̀ à president wa kèfèrí ni wọ́n kí ní àwọn olóò democracy náà bẹ́ẹ̀ ni democracy gangan fún ààrẹ kúfúrú èyàn tí bá ń lò yíwa kan sọ́nà mẹ́rin 000 èwo ni gọ́ọ̀nà wa kó síbẹ̀ orúkọ lè sọ ẹ̀rà fílẹ̀ fún ìpìlẹ̀ ní kí mùsùlùmí ni wọ́n àwọn ni mùsùlùmí ni wọ́n ni ibi táwọn Boko Haram ISIS Al-Qaeda Jabhatun Nusra Al-Shabab àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ nínú àwọn jama'atun irhabiyyatun islamiyya gẹ́gẹ́ sọ mọ́ àwọn ni ara hum jama'atun irhabiyyatun لأن الإرهاب ليس له دين terrorism has no religion terrorism oh they mistake ni kò ní Islamic terrorism terrorism ò lẹ́sìn in tó sọ gbogbo àwọn àsìgbọ́ in tó lè orí bọ́ ilẹ̀ o ló fa wàhálà fún ní kílọ́gbẹ̀ o ipe no àwọn ìjọba kèfèrí ni wọ́n kílọ̀ kàfàrà wọn wọ́n lò democracy ó oh, lè fi kàfàrà yẹ̀bá ń sẹ́ẹ̀ àṣẹ burúkú ló sọ tó bá rí kúfùrù mí dé ẹ́kẹ́ wọ́kọ́wá ní mùjágọ́dì tán lo democracy láà àìjẹ́bẹ̀ ó ní ẹni tí ń ṣe ìsìnlẹ̀ lórí kàfàrà ọ̀nà sọ́rí èyẹ́ lè máa ṣe ìsìnà kó mọ́ jẹ́ kèfèrí èyẹ́ dẹ̀ lè máa ṣe ìsìnà kó jẹ́ kèfèrí tó bá sọ́rí in tó àbẹ̀ ní pé òfin tọ́lọ̀ bá gbé kalẹ̀ tó bá ti gbà pé tọ́lọ̀ bá ṣe ní àrámù aláàlí ni kèfèrí ni ọba àmọ́sí in tọ́lọ máa ṣe ní aláàlì ó wá ní àrámù ní èyẹ tó ní ìmọ̀ jẹ́ ẹyẹ ẹ̀gbọ́dọ̀ jẹ́ ráìsì mọ́ àrámù ní ráìsì o kèfèrí ni ẹ́ o kí ni ìdí in bá ṣe láàlì ìwọ ní àrámù ìsòfínsì

èyí lè mọ́ síṣẹ́ kúrù kó mọ́ jẹ́ kéfèrí ó wà bẹ́ dáadáa kí la mẹ́fà yọ o ní pé àṣẹ ìmọ̀ òdòfin mídẹ̀yìn ọlọ́ọba àṣẹ tó léwu ni àṣẹ kò yẹ ká bá mùsùlùmí bẹ́ẹ̀ bó wà ní voting sí wá wọ́ sórí voting tẹ̀ wàsílà ló jẹ́ ìmọ̀ vote mùjágọ́dù bí i vote kan kúfù bọ̀ wàsílà ni ó jẹ́ láti gbé àwọn èèyàn lọ sí ibi parliament ibi parliament lẹ́tí ma ń ṣòfin lẹ́fẹ́ ní ilé ìgbìmọ̀ aṣòfin láti wà ní aṣòfin àgbà ọgbọ́gbọ́n fa àwọn tí wọ́n ṣòfin tẹ́tún wá jáwọ̀ gẹ́gẹ́ lágbà àkìbáwọ̀ aṣòfin ó léwu because ọlọ́wọ̀n ọba lọba aṣòfin a gbọ́dọ̀ lásòfin mi tó dẹ́ ní ẹ̀yọ́ lọ́ba sọ́bọ́sọ́fin mẹ́rin ni tẹ̀síwìtì ni tọ́ ẹ̀yìn jìnà ẹ̀yìn afẹ́ sòfin lórí ẹ̀ kí ló fi ọlọ́run bá sí lẹ́nu Kùránì wàzáni wàzáníyàtù fàjìlìdóhomá ẹ́ mẹ́ta mẹ́ta jẹ́lìdàtìn èyàn tó bá ṣe sí lẹ́lọ́kùnrin àti lóbìnrin ni ẹ ṣe wọ́n búlálà 100 búlálà múrí márùn-ún wọ́n jẹ kí náà ṣe wọ́n ṣe zìná àwọn ẹ̀sọ̀ àjò kò pé no so ọlọ́run ọ̀tọ̀ àwọn èyí wà jù kọ́bà ìpé imam ẹ̀ tó bá ṣe zìnà kí ni òfin ká ṣe fún ọmọ àfọ́tì ni ẹ̀yìn tẹba ní pé nothing but pé consent ni ẹnẹwọ́ ọmọ ẹnẹwọ́ èyàn tó bá ti pọ̀ jù náà mọ́ pé ní majority carries the vote wọ́n ti náà báyìí àwọn 100 làwọn bẹ́ẹ̀ èyàn 70 ti ní pé ẹ̀yìn tó bá ṣe zìnà kò ṣẹ̀ṣẹ̀ yóò jẹ ló ń tẹ̀lé tó bá sì fún látòrí lọ kò sẹ́ ò lè gbé lọ police station kí lọ sí àkùn akáàrùn lè ní kódà pọ́síbí pọ́síbí akáàtí fọ́ọ̀kọ̀ ìtọ́sẹ̀ máa rám rẹ̀ ní ìwọ̀gẹ̀ ni ó ti lẹ̀wọ̀n abóyá òbí ní sàn wọ́n tún tí ẹ̀mẹ́ ọ̀fẹ́ ìfúnjọ̀gẹ̀ right because ó ní right àti tó tó bá wù sí bí kọ́ ẹwẹ́ ibú ẹwọ́ e àwọn abúrútà òfin àdúgbò òfin yẹn sọ ìlú wa di lawless state kò sófin gbogbo adìgẹ́tò adìjàkúdà ọmọbìnrin kéèkéé lẹ́sẹ̀ yọrí sókè ó túnmọ̀ ní kọ́nàkọ́nà pẹ̀lú àwọn ń káàkiri bá ń káàkiri Eh, girlfriend gẹ́kìlò pé ní girlfriend òkè mọ́ wá ti mọ́ lọ fọ́dọ̀ àwọn asòfin báyìí àwọn tán wà ìchájì báyìí kí ló ṣe wọ́n kàmọ́ girlfriend ẹ̀ẹ́ fún ẹ̀ sí ìbúlálà tó ìṣẹ́jú àwọn ẹ̀sìn ó ti ṣe ọ́ abilé kan tí ń ṣe dìná ìwọ́n tó ti níyàwó ní tẹ́lá tó ti lọ́kọ́ lé wọ́n tún aka ọmọ orí obìnrin ẹ̀bà ọ̀ ikú lè yìí tẹ̀ wọ́n lè òkúta pàwọ́dà bọ̀ bẹ́ẹ̀ni òkúta wọ́n kọ gbogbo orí ẹ̀ṣẹ́lẹ̀ tó bá ti ń sẹ́lẹ̀ ní kò tí sí kẹkẹta pẹ̀lú ìdínà mọ́nù tí lẹ́jọ́ rẹ̀ ní ìsinmi àyàwó tí ìrìnà lágbàdo tó lù àtàwà yìí àní nínú tẹ́mi mọ́ gbọ́n lùsẹ̀ tẹ́mi fi dàgbà o ní pé ìzìnẹ́sẹ̀ bí òkú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kẹfà ní nínú lọ tẹ́nà àfáà mọ́ sọ gbèbsì náà òkú ẹ̀sìn ẹlẹ́ẹ̀kẹfà ní nínú lọ tó bá ti sọ ṣàádẹ́tù Allah ilá ilá láta wà ní Muhammadu Rasulullah eh wà ìkọ́ mùsọ̀lá ìkáwù zaka sọ́mọ̀ Ramadan hajjul bí wà zina ló kàlẹ́lẹ̀ gẹ̀rẹ̀ ibi tó ti kó ti jígbogé tó ti jígbogé ti wọ́n ara wọ̀nyẹ̀ ní kí lẹ́nu mọ́ ń fa táà bá ti submit fún òfin ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tàbá ti gbogbo yá àwọn ìlànà tí fúnra wa so àwọn ìbẹ̀sẹ̀ wọ́n ní pé interface gbogbo ní pé sẹ́mùfin ọlọ́wọ́ bá ó bẹ̀rẹ̀ ní fi pé ìmọ̀ establish tàwọn tó rẹ̀wẹ̀ capital punishment tó máa ń wá lẹ́yìn is establishment of tawhid èyẹ tí tawhid ò bá sí lára rẹ̀ kò ní gba capital punishment wọlé ló jẹ́ kí a mọ́ kí lójúmọ́ tawhid tawhid tawhid táwọn èèyàn bá gbọ́ ẹ̀sìn yé gbogbo olú ẹwọ́n gbùdọ̀ níta wáyé gbogbo agbẹ́sìn pé ẹ̀sìn Islam ló wá ń bá yóò àà sí rédè èdè máa ìntánàbí bá ti mọ́lá wá sí tí ra ọlọ́run súnnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ó ní àwáfẹ́ ma fi sófin o wallahi kò sẹ́mi ò tó lè gbóòsò fi kan ajébíyà ah, gbogbo olújùgbà gbogbo olóde ṣe gbà ní pé ẹ̀sí ti yé wa tàwíìdì sọ́lọ̀bà lọ́fẹ́ tó ti wà gbogbo sàárè wọ́n kọ́kọ́ gbogbo ẹ̀kún lọ sí tẹ́ àti sàárè mọ́ ìbádá láàrín àláàlá àdùrùkọ́dì ìgbìyàwó àti ìfún kí ní kàgẹ́dẹ̀gẹ́dẹ́ àti mẹ́ gbogbo ọdún ló pé súnnà lẹ́gbà Muhammadu ọmọ tó wà sí kúlù ni ah, ìlú lálàáfíà bí ìlú ní àgbákọ̀ àláfíà so tẹ́sì máa ti yáwọn èèyàn tí má gbàgbé 10 million sí ibi ẹgbẹ́ ṣe wáyé tí n bá dé padà ní next one for him àmì èyàn tó bá gbé okó mẹ́rin tó wọ́n bá ń kípẹ̀ sínú storm bell nígbà èyàn tó bá dé yíwà gbé ẹ̀dà kò gbé ní mo kọjá ní mo gbàgbé 10 million ẹ̀yìn àwọ́yá ẹgbẹ́ fún ẹgbẹ́ ẹmọ́ ìlú tẹ́sì bá wà nù kí sẹ̀rí à ń bẹ ìlú nù ó wá ìlú kú wọ́n bí ẹni ní ògbọ̀n ẹ̀yìn lọ́nà ìjọba ìgbà láti ìrìn ìfọwọ́ nù mí yóò mọ̀ ọwọ́ ọwọ́ kàkìlá kódà ẹwọ́n mọ́ tó tó ṣẹlẹ̀ nínú ọ̀tọ́ tó wá fi ń kọ́ wa ní àìníọ́lẹ́sì àwọn fíìmù àbí àtàwọn mímù tẹmọ̀sí àtàwọn kíní kọ́mẹ́dì tẹmọ̀sí àwọn skìtì wọ́n wá spread their honesty àìlóòtọ́ àìlódodo nínú jẹ́ kọ́kọ́ gbogbo àti ẹ̀kẹ́rẹ́ oní pé ó ọlọ jẹ́rẹ múnú pọ́ọ̀tù báyìí masalan so ẹ kí ọmọ lúàbí jẹ́rẹ múnú pọ́ọ̀tù

gbogbo ẹ̀ báyẹ̀ báyẹ̀ báyẹ̀ báyẹ̀ kọ́ o di kí wọ́n bẹ̀rẹ̀ sí ma imbibe sára wọn shabab a ìmá gbogbo nǹkan sí ẹ̀yẹ́ ẹlòmí gbogbo ilé ayé rẹ̀ ó ti fi ṣe skit tán gbogbo dúníà rẹ̀ kó lẹ́lòmí àtàlìkìyàmọ̀ rẹ̀ ó ti fi ṣe ribú tán ó ti fi ṣòfò tán ẹka sọ́ra o kódà anẹ́bí sọ́sọ́lá sẹ́lám èyàn tó bá ń payọrọ anẹ́bí ni pé nínú àwọn tí wọ́n jẹ ìyàjú yamal kìyàmà òun lẹni tí ń payọrọ láti lè mọ̀ fi pàwọn ẹ̀lẹ́rìí ẹni tí ma ń pa irọ́ a ti tó a mọ́ encourage wọn èyẹ́ ṣe skip báyìí ó wá báyìí ó sẹ́kẹ́fà ó lè fún gbàdúrà tẹ́lẹ̀ yóò ní sí sí kamẹ́rà sí kamẹ́rà wà láyé tó bá bá mi dẹ̀wọ̀ èyẹ́ ní ìgbà ọmọ padà lónú nígbà ẹ̀lú fi ẹpa nítorí òun sórí púpọ̀ àgbẹ́sọ̀ ọmọ ẹ̀kọ́ jẹ́ kí á tẹ́lẹ̀mẹ́tọ́ ṣe kamẹ́rà bẹ̀ yóò àmọ̀ rẹ̀ rí ààkì ẹ̀yìn òun ìyẹn ń pa irọ́ láti rẹ̀ fi pa

ọlọ́run wàjúbìnì wọ̀bàníyà àní abdul aslam innahunna adladna kathiran min al-jas ọlọ́run dákùn tánù àwọn àtàwọn generations ní jẹ́kùn sọ́wà fún ilé ẹgbọ́ kí ni wọ́n ọgbọ́ à tí lẹ́gbẹ̀ẹ́ ń dájá àwọ́ ẹbí pa wọn yẹn ìlú lé o ìgbà o ìlú lé o sì tàbí jẹ̀rẹ́ lè rí lórí wọn ẹ̀ta bí ìrọ̀lọ́wà subhanahu wa ta'ala ẹjíká inni lakum minhu nadhirun mubin fafiru ila Allah ẹjá kàrà sọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ẹjá kàrà sọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala lọ́kùnrin ilé gbogbo àwọn tán sí tó takuta ọlọ́ọ̀bá tó takuta nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹjẹ́ kájẹ́ dùn sí ní pa kájẹ́ kí dùn sí ní ẹka bá sí ní jẹ́ sí ní nà ní kàpàdà sọ́dọ̀ ọlọ́ọ̀bá ni mọ́sálásí ìṣẹ́lẹ̀ mọ́ tí mọ́sálásí ibi tán mọ́ sí kalẹ̀ látàrọ̀ dalẹ́ ni ó mọ̀ báwọ̀ yẹn bẹ̀ lójoojúmọ́ ni àwọn tí wọ́n kọ̀ ní Kùránì bẹ̀m̀bẹ̀ àwọn tí wọ́n kọ̀ láti zanẹ́bà Muhammadu bẹ̀m̀bẹ̀ sallallahu alaihi wasallam mọ́sálásí ibi tí mọ́ ń ni gbogbo àwọn mọ̀mí tí ń kún ilé náírà bẹ̀t ni ilé tẹ́tẹ́ ni ilé ni ilé ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ibi tí ò dá tí ká padà lọ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kásẹ́gbàdà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ bá kátọrọ àforíjì ẹ̀ṣẹ̀ gbogbo tàbí ṣẹlẹ́sẹ̀ ẹmọ́jàmọ́ òbí ọlọ́run lè foríjì àwòrawa so bí wà ti honestly inú ìdè ní òbá tó àti tẹ̀lé tansọ ya máa àá ti báyé jẹ́ gan ohun àá ti dá ẹ̀rù ọlọ́run lè foríjì àmọ́ rárá ó ti wallahi wa kullu istaghfiru rabbakum innahu kana ghaffara وقل يكلم ربكم هذا ابن طبعا أكثر أقول لك هذا ربا هنا عبد الله سبحانه وتعالى كجنك إن شاء الله حتى تؤدني حتى صلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته